الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته إلي تأسي a ṣe àlàyé ní ọ̀sẹ̀ tó kọjá àbí ní àná ọ̀nà ni أنا to koja bóò ni a ṣe fẹ́ ma kọ ẹbọ fún àwọn èèyàn ní àwùjọ àdẹ̀ṣẹ́ àdáyé pé ibi tí ẹbọ ti ń kọ́kọ́ bẹ̀rẹ̀ o ní ká ma gbé àwọn nǹkan tó jẹ́ ìròyìn Ọlọ́run Ọba subhanahu wa àbáwọn nǹkan tó ṣe pé Ọlọ́run Ọba nìkan ló specific fún ká ma gbé fún ẹlòmíndẹ̀yìn rẹ̀ ká ní ìgbàgbọ́ pé ó ní àwọn àkótọ́ọ̀bù kan tó ṣe pé yudabiruna al-kawn àwọn tó ṣe kí wọ́n darí ayé ká nígbàgbé pé ó láwọn kan àwọn lágbára débi pé àwọn darí ayé tí wọ́n àwọn àtọ́lọ́ọ̀bá náà jọ ń lò ó so àwọn náà ní portion ọlọ́ọ̀bá ti ṣàlàyé ní Kùránì pé ẹnìkan kan kò ní agbára láti darí inú ẹ̀nà wa ní ká mọ́ in tí wọ́n mọ́ padà ṣẹlẹ̀ ní pé tàbá ti nígbàgbé pàwọn kan náà wà tí wọ́n darí ayé àwọn yóò padà mọ́ gbé ìjọsìn fún wọn àníbìdẹ̀ ti jẹ́yẹ wa sallallahu alaihi wasallam pé àdùáhù huwa al-ibada àdùá ta wọ́n yẹ̀wò ìmá ìmá ìkínàpé ìmá supplication invocation àdùá wọn gangan ni al-ibada wọn gangan ni kí ni yìí ìjọsìn tí lè tó wákùn ni ashirku fi sifatillah ìmá ṣẹbọ níbi níbi sifatillah àwọn ìròyìn ọlọ́wọ́ gẹ́gẹ́ bí kíyàn gba ipé al'ambiya kalirtikot bi anna rusul wal'ambiya ya alamuna al-ghaib bí kíyàn ní gbàgbọ́ ipé àwọn òjíṣẹ́ Ọlọ́hun Ọba àti àwọn annabi rẹ̀ wọ́n ní ma kọ̀kọ̀ wọ́n ní ma kọ̀kọ̀ ní nǹkan tí ó ṣẹlẹ̀ eléyìí ni ó ti takọ àyà Qur'an tọ́lọ̀bá ń sọ ipé kúl annabi sọ fún wa la ya'lamu man fis samawati wal ardi al-ghaiba illallah kò sí ẹnìkankan nínú àwọn tó wà nínú sánmà ní àti ilẹ̀ tó mọ̀ ìmọ̀ kọ̀kọ̀ tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala so aya yìí ó clear yìí pé ẹnìkankan ìtumọ̀ ní pé àmàláìka wọn mọ̀ kọ̀kọ̀ so báwo ni ìwọ tó wá jẹ́ mùsùlùmí tó ló nígbàgbọ́ tí wọ́n náà sọ pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni kùránì ọ̀rọ̀ ọlọ́run yìí ẹjẹ́ àgbàgbọ́ tó sì ń káyà yí pé ẹnìkankan mọ́ kọ̀kọ̀ tó yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó wá mọ̀ bẹ́ẹ̀ bó ló sì wá lọ sí ilé àwọn tí wọ́n sọ pé àwọn bá yín wo kọ̀kọ̀ ó fẹ́ ṣe bísínẹ́sì àwọn ò gbọ́ wo ṣe bísínẹ́sì yìí tí yóò lọ sí yóò dà bí ò ní dá ó fẹ́ ṣe ìrìn àjò àbíkó kọ́kọ́ lọ sọ́dọ̀ wọn náà

irọ́ lásán ni wọ́n kàn pa fún yín tí ó kí ẹmọ́ lọ gbàtànjẹ́ pẹ̀lú wípé ẹmbọ̀ ẹni yìí ìgbàtàwádọ́dọ̀ rẹ̀ náà ìgbàtàwádẹ́nù kò mọ̀ kọ̀kọ̀ yìí kùránì làwọn náà sí síwájú tó fi wo kọ̀kọ̀ èyí kí n fi kùránì wo kọ̀kọ̀ irọ́ ni wọ́n pa fún yín kò sí àyà kankanù kùránì tó kàn tó bá ti káyà yìí ó kàn mọ̀ kọ̀kọ̀ ni wà láìrọ́ ni kò sí ti jẹ́ bẹ́ tí bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn kan tó ṣẹlẹ̀ sánàbì sallallahu alaihi wasallam kò yẹ kó ṣẹlẹ̀ sí ogun Uhud àwọn tó ṣẹlẹ̀ sánàbì ó pọ̀ gan sallallahu alaihi wasallam tánàbí ló mọ̀ ife yóò ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam because ìmọ̀ kọ̀kọ̀ ń wo ìmọ̀ tó ṣe pé ọlọ́run ọba òun ni ó nímọ̀ parẹ́ ni tó bá ya fẹ́ fún ìkan nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ipe òkè ọya mo kà òjẹ́ kó mẹ́lẹ̀ yìí kàfi ṣe wá sí fún kàfi sọ̀rọ̀ fún wa ah, in the next five ìkíníkò ṣẹlẹ̀ bí o inú ìdí ṣẹlẹ̀ lóòtọ́ wàláì bàbá láàrọ ni tán bá ti ṣe fún aló fíìmù fíìmù lásán ni o ẹgbẹ́ fíìmù kìí ṣe tó rílò àwọn kan wọ́n kàn kóra wọn jọ nákan ronú pé pé behind the scene wọ́n pọ̀ gan bí omi tán wọ́n pọ̀ àwọn tán set camera àwọn tán gbé kíní kan ìpá àbọ̀ inú fíìmù táwọ́ ẹni ẹwà mọ́ kọ̀kọ̀ ṣe reality wà ní fíìmù ni ṣe fíìmù ò yàtọ̀ sí reality ni àwọn kí nínú ọkọ̀ wọ́n kàn fi gbà láàká live in accordance with intention ẹni fíìmù ẹlùmí àmọ́ ah wo ṣe rí fíìmù yẹn in tó ń ṣẹlẹ̀ láyé náà fi ń ṣe fíìmù ò náà opposite ni bàtá ti ṣẹ́nu fíìmù pé bàbá kan wà tó mọ́ kọ̀kọ̀ sí bí torí ẹ̀nìwọ́n náà fi lọ́wọ́ bàbá káàkiri tó lọ mọ́ gbọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ àti tó lọ mọ gbogbo abẹnu kọ̀ǹkọ̀ lọ́dọ̀ rẹ̀ èyí tó lọ mọ gbé tó mọ wé èyí tán fi sábẹ́ fílò àbómi èyí tó fi kọ orígun mẹ́rẹ̀ẹ̀rin ní yàrá rẹ̀ ní èyí tó kọ́kọ́ rì mọ́lẹ̀ níbi ẹnu ọ̀nà yàrá tó bá fẹ́ wọlé èyí tó rì mọ́lẹ̀ ń kọ́ ṣe bíbẹ̀ ló ti kọ́ ipé wọ́n rì nǹkan mọ́lẹ̀ àbàbá kan bá yín ṣe ṣe mọ́ kọ́ yín tawhid nínú fíìmù ni agbókọ̀ yín ní sunnah nabuwa muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀nà tí àwọn yẹn tó wà lè gbà kó ṣẹbọ òun náà ni àṣírí kò fi tashbih ìmá ṣẹbọ níbi

ṣe ètò bá nílà aká yóò kòmí ẹran yóò lọ kó sílé ẹ̀sìn ọba tẹ́nu ń jálára rẹ̀ bí àfọ́kè mọ́ mọ́sálásí ẹwọ́ kọtán ọba ha ọba hin ọba hụ ọba hu ọba ha kí ni túnmọ̀ gbogbo ilé ọba dàgbà pa arúgbó ọjọ́ inú yóò wà tuntun pé ìdí ni wípé àwọn orúkọ Ọlọ́run ọba àtàwọn òròyìn rẹ̀ tawqifiyya ni tó bá ti rí nǹkankan tọ́lọ́run ti ní pé ó kọ̀ báyìí mú jẹ́ ó ní ọbọ̀ ọlọ́ọba alàálìmù ni alìmù ni ìbẹ̀nù Qur'an alhakim lọ́lọ́ọba ọba ọ̀jọ̀gbọ́n ìbẹ̀nù Qur'an ẹ́ ẹ́ kí lẹ́gbẹ̀ Aburahman Aburahim Alkudus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyẹ nínú àwọn ọkọ̀ tí ń bẹ Qur'an àti nínú súnnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam bí Allahu huwa aljamil yuhibbul jamal ọlọ́run ọba bá tó rẹwà ní àfáàní ẹlẹ́kẹ́ ọlọ́ba ní aljamil ẹlẹ́kẹ́ ọlọ́ba ní salam àdísù alátọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àmọ́ kí ẹwà jòkó kí ẹwà mọ̀ pí ọlọ́ọba ní àwọn orúkọ tó ṣe kí ó tán bá kí bàbá ó gbọ́n kí ní kò lẹ̀sí pítàwọn yẹn ti mú tí ìbá ń ṣe pé ibi ìmọ̀ kọ́ṣe àwọn yẹ̀húdí àtàwọn nàṣọ́rọ̀ kí ẹmọ kọ́ṣe àwọn kírísítẹ̀n okó mi ẹ̀rẹ̀ kí lọ́n pé àwọn adàgbà mẹ́tẹ̀pá àwọn kírísítẹ̀n ma ń pè ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ ẹ̀yìn pàwọ̀ òsìkú lẹ́kọ́ pẹ̀lú ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ àwọn náà ma ń pè ọlọ́ọ̀bá ní bàbá ẹ̀yìn olóbọ̀ ní ẹ̀sùn báyìí náà alùmí ti ń pè wọ́n ti ń lo alfáàdù ẹbí bàbá ọmọ wọ́n ti ń lò fọ́lọ̀ bàbá láwọn mùsùlùmí because wọ́n ti lọ chọ́ọ̀tì lọ chọ́ọ̀tì wọ́n ti lọ chọ́ọ̀tì so kò sí bí kí ní òsèlú mọ́ kó sí wọn lẹ́nu

ọlọ́ọ̀bọ̀ lè kú náà ọlọ́ọ̀bọ̀ ní sọ́mọ́ ọlọ́ọ̀bọ̀ ní sí gbogbo tí àwọn èèyàn fi ń ròyìn rẹ̀ yìí so nínú àwọn ọ̀nà mìta èèyàn tó wà mọ́ ń gbà fi ọlọ́ọ̀bá wé èèyàn ó ní ka an yẹ kó bí kí ẹ máa sọ wípé láàbùdà límin wà sí tọ̀tìn basharin hìna adìwọ̀lọ́ha ìwélé ìlàṣàlàyé ọba ni alladhi la astati'u ad-dukhul alayhi illa biwasita ìdí ní pé yìí láǹfàní àti lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àyàfi túrú èyàn ṣe rí rùn kọba yóò ó ti fi ọlọ́ọ̀bá wé because ọlọ́ọ̀bá ni àwọ èyàn àwọn jàbábírọ̀ àwọn tó ṣe pé wọ́n ya tí wọ́n jẹ gàbá lórí ilẹ̀ lórí àwọn èyàn ìwà wọn làwọn ilé àwọn èyàn lọ sọ́dọ̀ wọn straight hmm? àbí ká ní pé sífà èèyàn generally ní kúrẹ̀ lómìnì kò tí dolórí bọ̀ ó ti lówó ó ti wá lẹ́nu láwùjọ so normally o kà lè rí free of charge o lè rí báyìí kò tí ẹni wà book appointment ni tí ó túnmẹ̀ ní pé ó láwọn kan tó jẹ́ kí wọ́n súnmọ́ àwọn ìyẹ̀dù àmọ́ gbé bùkátà rẹ̀ lọ́ba àyẹ̀ ní ma gbé bùkátà rẹ̀ wá sí ọ̀dọ̀ ẹni yìí kí èèyàn mọ́ sí orúkẹ báyìí nípa ọlọ́run àti ọmọ ọlọ́ọ̀ba ààrí lọ́sọ́dọ̀ àbáwọn ẹni eré tó ti kú ni àbítán láyé àwọn yẹn wọ́n wà transfer wà lọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo lè ń kọ́ ìròrí wàtàníyà ti láwọn gidi ìròrí ẹbọ ni ọlọ́ọ̀bá ti jó yẹwà nínú Qur'an ni pé ẹpù imistrate wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́ọ̀bá sọ ní Qur'an ẹ máa pè mí ni astajib lakum ìsì máa dá yín lóhùn ìmúwà pí ọlọ́run pí

kí náà pé fún mọ̀dákàrọ̀ rọ́jùlẹ̀ lẹ́yìn báyẹn àrẹ́gbà ọdákọkùnrin ah, kan aṣàáta agbàrọ̀ yẹ múdù yàrí hìí ilẹ̀ sama ọkùnrin yìí ó ti kú eruku ó ti wà unkempt ó ti ṣe ìrìnàjò ó ti gùngán ó ti wá dọ̀tí nígbà tó bá ṣe ìrìnàjò látòkèdè lẹ́bà ó dọ̀tí ni ó wá náwọ̀ rẹ̀ sí sama báyìí wá ní ya Rabbi ya Rabbi hmm? àníbà ni pé wà wa mashrabu haram omi tí mu haram ni wa malbasu haram tí ó rásọ tó wọ́n haram ni wa gudiya bil haram haram ga náfi gbé dàgbà náfi tọ́ dàgbà in tó gabi tán wọn maga haram náà ni fa anna yustajabu lahu bóòlọ́ lọ́sọ̀ wá dáwọn àdúrà ilé so ìwọ́n ni òun ṣe dùá àmúwọ̀ gẹ́gẹ́ fún ààrẹ ó ti rí tẹ́yẹnyẹ́ sínú mọ̀ sí ẹlọ́wọ́ ọba wọ́wọ́ hadith anábì rẹ̀ ẹni ó fùfil àwọn tọ́lọ̀mọ́ fi ń gbádùn àyàn púpọ̀ rẹ̀ ló wà lára ẹni nínú ẹni pé kíyàn sí ìrìnàjò kí ẹ̀bájú ní ìrìnàjò èyí mọ́ bíọ́lọ̀ lórí ìrìnàjò nínú àwọn ìgbàtọ́lọ̀ mọ́ gbádùn ayé jù nínú ẹni pé kíyàn náwó sí sáma báyìí ya Rabbi kíyàn náwó kí Ọlọ́run bá ṣàánú mi nínú ẹni kíyàn ọlọ́run tún wá gbọ́ àdúrà rẹ̀ so ìdí ní pé ọlọ́run ní pé gbogbo tí ń jẹ haram ni ó lè jẹ́ kí bí oúnjẹ gẹ́gẹ́ ní haram bí abí ẹlẹ́dẹ̀ àbájá àbí kó jẹ́ pé owó bóyá oúnjẹ halali náà ni àmọ́ bí tó ti ń rówó yẹn haram ni ní fi ń jẹ ó lè jẹ́ pé omi tí mu bí abí ọtí ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ haram ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lè jẹ́ haramun lè dá sí àbí haramun lè rẹ̀ rẹ̀ so ìwọ lóde láti wọ́gá rẹ̀ èyí tó wà bí wà lọ dẹ̀lẹ́bọ́ ó wà ní fẹ́ tọ̀ ó dà ní pé ọlọ́run ní gbádùn àwọn àwọn ẹlẹ́ṣẹ̀ báyìí jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn bàbá ká lọ síbi sàárì wọ́n ti ládùn àgbà

tó bá ti ṣe ilẹ̀ eh, kínáàkì ó wà lórí sujúd ma ṣe dùá before láàrin eh, adhan àti ẹ̀kọ́mà ṣe dùá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn àsìkò tánàbí ti di oyíwá pé àdúrà ma tún tètè gbangba náà wọ́n ma ṣe dùá ń tẹ dẹ̀mọ́ líbà ilọ́mlì àwọn tó ń ṣe ti ń jẹ́ṣẹ̀ ma drọ́pẹ̀ ma drọ́pẹ̀ ma drọ́pẹ̀ ẹ́ wọ́n mọ̀ súnmọ́lọ́ ọba sí lójoojúmọ́ bó ṣe ń kírun tó ma ṣe nàwáfíìl tó ma ka Qur'an tó ma memorize Qur'an àwọn nǹkan tó jáwọn ìjọsìn jẹ́ kó pọ̀ nínú ayé rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n wáìmà serious ibi ma wáìmà èyí ń dẹ̀gbàjú kẹ́yàn wá mọ́lọ wọ́n wá mẹ́lú ìbáyí báyìí wọ́n wà rí bọ́nà bá ó sì padà sí kí ní ibi tí wọ́n padà wájá ó at the end of the day náà in tí wọ́n ni wọ́n ní ìmí ìgò ní padà lówó ìmí náà yóò sí kú ni tó ti pọ́ lọ sí gbogbo church tó lè lọ láyé gbogbo rí àpáta ló lọ gbogbo ọ̀dọ̀ bàbá everywhere ló lọ gbogbo sẹ́ gbogbo tẹ̀sùbá ló gbogbo jálàbí ló fà gbogbo yẹ̀pẹ̀ ló wò wọ́n rí ṣògùn sí ṣe ẹ̀yìn bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ọlọ́ọ̀bà lè máa padà sí ni so an bí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó sọ wá kún ní bí irú àwọn nǹkan bí ẹbọ báyìí so wa hadha sallallahu wasallam ala muhammadin sallallahu